as we open our Bibles. Ibi àwọn ṣe ṣí Bíbélì wa. To first Samuel chapter four. Sí èkíní Sámúẹ́lì orí kẹrin. First Samuel chapter four. Èkíní Sámúẹ́lì orí kẹrin. First Samuel chapter four. Ìkíni Sámúẹ́lì orí kẹrin. It is from here we want to take our topic for today. láti bẹ̀ láti mú kókó ọ̀rọ̀ wa fún ọjọ́ òní. first samuel chapter four. ìkíni samuel orí ìkẹrin. we're looking at. a ń ṣe àgbéyẹ̀wò. power against. agbára lòdì sí. the Ichabod spirit. ẹ̀mí Ichabodu. power against. agbára lòdì sí. the Ichabod spirit. ẹ̀mí Ichabodu. First Samuel chapter 4. Please open your Bible to that place so that. You can know a bit of the background. Of what went on. And the word of Samuel came to all Israel. ọ̀rọ̀ samuel sì wá sí gbogbo israeli. now israel went out against the philistines to battle. israeli sì jáde lọ pàdé àwọn ará philistine láti jagun. and pitched beside ebenezer. wọ́n sì dó sí etí Ebenezer, they started their journey from a place called Ebenezer. Wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn láti fi a ní Ebenezeri. They ended it somewhere else but this is where they started. Wọ́n parí rẹ̀ níbòmíràn ṣùgbọ́n ìyín náà ti bẹ̀rẹ̀. And the Philistines pitched in Afek. Àwọn Philistines sì dó ní Afeki. What happened? Kí ló ń tó ṣẹlẹ̀? Israel was already sinning against God. Israeli ti ń dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Then verse two came on. Ẹsẹ̀ ìkejì wá jáde. And the Philistines put themselves in array against Israel. Àwọn Philistines sì tẹ́ ìtẹ́gun láti pàdé Israeli. And when they joined battle. Nígbà tí wọ́n sì pàdé ìjà. Israel was smitten before the Philistines. Àwọn Philistines lé àwọn Israeli. And they slew of the army in the field about four thousand men. Wọ́n sì pa ìwọ̀n ẹgbàajì ọkùnrin ní ìjẹgun ní pípa. What a tragedy àjálù ńlá. verse three. ẹsẹ̀ kẹta. and when the people were coming to the camp. nígbà tí àwọn ènìyàn sì dé ibùdó. the elders of Israel said. àwọn àgbà Israẹli wí pé. wherefore are the lords meeting us today before the Philistines. nítorí kí ni Olúwa ṣe lé wa lónìí níwájú àwọn Philistines. let us fetch the ark of the covenant of the Lord out of Shiloh unto us. ẹ jẹ́ kí a mú àpótí májẹ̀mú Olúwa tí ń bẹ ní Shiloh sọ́dọ̀ wa. that when it cometh among us. pé nígbà tí ó bá di àárín wa. it may save us us out of the hand of our enemies. Tí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. They now wanted to use the ark of the Lord as a powerful fetish. Wọ́n wá fẹ́ lo àpótí májẹ̀mú Ọlọ́run gẹ́gẹ́ bí òògùn tó lágbára. It's like somebody committing fornication or putting his bible under the pillow of the fornication. Ó dàbí ẹni tó ń ṣàgbèrè tó wá gbé bíbélì rẹ̀ sábẹ́ ìrọ̀rí àgbèrè ọ̀hún. Because he doesn't want problem. Nítorí kò fẹ́ ìyọnu. He doesn't want sexually transmitted diseases. it's just like that. So the people sent to Shiloh that they might bring from thence the ark of the covenant of the Lord of hosts, which dwelled between the cherubim and the two sons of Eli, Ophina and Phineas, were there with the ark of the covenant of God. eli méjèèjì ovino àti finiasi wọ́n wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú olúwa. Now, this ark of the Lord is a powerful spiritual equipment. Whenever God saw it, God remembered his covenant with them and he fought their battles for them. But then, whatever covenant God has formed with you, if you go into sin, that covenant collapses. yóò forí ṣọpọ́n. Here God has set aside that covenant. Ọlọ́run ti pa májẹ̀mú ọ̀hún sọ́tọ̀. Because of one thing called sin. Nítorí ohun kan tá a pè ní ẹ̀ṣẹ̀. Verse five. Ẹsẹ̀ karùn-ún. When the ark of the covenant of the Lord came into the camp. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa dé All Israel shouted with a great shout. Gbogbo ilé Ísírẹ́lì hó ìhó ńlá. So that the earth rang again. Tó bẹ̀ tí ilẹ̀ mì. They held what we used to call in my younger days tadpole revival. Wọ́n ṣe ohun tí a máa ń pè ní ìgbà ìwé mi ní ìsọjí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ìsọjí tàwídín. Tadpole. Ìsọjí tàwídín. Revival. When you have an array of tadpole in a pool of water. Nígbà tí àwọn tàwídín bá wà ní omi. and you throw a little stone in the center. Tẹ́ bá wá sọ òkò kékeré kan sáàní rẹ̀. That's a big revival. Ó sọ. They all swim vigorously. Gbogbo wọn wọ́n wẹ̀. But immediately the stone settles down. Ṣùgbọ́n ní kété tí òkúta ọ̀hún bá kalẹ̀. They continue their slow motion. Wọ́n tẹ̀síwájú nínú ìlọ́wọ́wọ́ wọn. They shouted. Wọ́n kígbe empty revival. Ìsọjí òfo. Revival with no power. Ìsọjí tí ò lágbára nínú. Noise with no purity. Ariwo tí ò sí ìwà mímọ́. Verse 6. Ẹsẹ̀ ìkẹfà. And when the Philistines heard the noise of the shout. Nígbà tí àwọn Philistines sì gbọ́ ohun ariwo òun náà. They said what meaneth the noise of this great shout in the camp of the Hebrews. Wọ́n wí pé ohun ariwo ńlá kí ni èyí níbùdó àwọn Ebéru. And they understood that the ark of the Lord was come into the camp. Ó sì wá yé wọn pé àkótí májẹ̀mú ni ó débùdó. All the enemies of Israel knew about the ark of the Lord. Gbogbo àwọn ọ̀tá Ísírẹ́lì wọ́n mọ̀ nípa àpótí májẹ̀mú Olúwa. What happened in verse seven? Kí ló tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ ìkejì? And the Philistines were afraid. Ẹ̀rú sì bà àwọn Philistines. But they said. Wọ́n sì wí pé. God is come into the camp. Ọlọ́run wọ bùdó. And they said. Wọ́n sì wí pé. Who unto us? Àwa gbé. For there hath not been such a thing hitherto for. Nítorí irú nǹkan báyìí kò sí rí. Warn us. A Who shall deliver us out of the hand of this mighty God? Tani yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyí. These are the gods that smote the Egyptians with all the plagues in the wilderness. Àwọn wọ̀nyí ni Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Íjíbítì lójú aginjù. They knew the power of the God One of Israel. Wọ́n mọ agbára Ọlọ́run Ísírẹ́lì. Beloved is a tragedy. Olùfẹ́ àjálù ló jẹ́. When your enemy knows your capability, your potential, your power, but you don't know who you are. Tí àwọn ọ̀tá rẹ bá mọrú agbára tó ní irú àìsìkí tó ní àti irú tálẹ́ǹtì tó ní tí wọ́n ò sì mọ irú agbára tó ní. When your enemies know how strong you could be but you don't know how strong you are. Nígbà táwọn ọ̀tá bá mọ bó ṣe lágbára tó tí rẹ ò sì mọ irú agbára tó ní. I said this during the last prayer ring. Mo sọ ní ìpàdé òjò àdúrà tó kọjá. At my former school in those days. Wípé ní ilé ẹ̀kọ́ mi ní ọjọ́ wọn ni. We used to have a Yoruba teacher. A ní olùkọ́ yorùbá kan. and he says this strange proverb. ó sì máa ń pa òwe tó ṣàjèjì. I will put it in English language. ó sọ bá ṣe yé wa. he says it is he who run. ó ní ẹni tó bá ń sáré. that is pursued. òun ni wọn ó lé. It is when you run. Nígbà tó bá sá. That you be pursued. Ẹnìkan ó lé ọ. But if you stand your ground. Gbọ́n bá dúró. And they say move. Wọ́n sọ pé máa rìn lọ. I'm not moving. Tolóòrìn. can be pursued. Oh, Nilio. Here they shouted. The enemies were afraid. But then, verse 9. The, now, the enemy encouraged himself. Be strong. Ẹ alágbára. And quit yourself like men, O ye Philistines. Ẹ bí ọkùnrin ẹ̀yin Philistines. That ye be not servants unto the Hebrews. Kí ẹ̀yin má ṣe ẹrú fún àwọn Ebéru. As they have been to you. wọ́n ti ṣe ẹrú yín. Quit yourself like men. Ẹ bí ọkùnrin. And fight. Kí ẹ sì jà. And the Philistines now fought. Àwọn ará Philistines wá jà. Verse ten. Ẹsẹ̀ kẹwàá. the Philistines fought. Àwọn ará Philistines jà. And Israel was meeting. Wọ́n sì lé Israẹli. And they fled every man into his tent. Wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ And there was a very great slaughter. Ìpani púpọ̀ gidigidi sì wà. For there fell of Israel thirty thousand footmen. Àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Israẹli jẹ́ ẹgbàá thirty four thousand men were dead within two days. ẹgbàá ènìyàn ló kú láàrin ọjọ́ méjì and the ark of God now, the, the purpose of the revival was taken. And the two sons of Elah, Ophini and Phineas, were slain. And there ran a man of Benjamin out of the army and came to Shiloh the same day with his close strength and with earth upon his head. This man ran and delivered the message. station Eli. Ọkùnrin sáré lọ fún Eli. Eli fell down broke his neck. Eli ṣubú ọrùn rẹ̀ sì ṣẹ́. Then look at verse nineteen. Ẹ ẹsẹ̀ kọkàndínlógún. And his daughter in law Phinehas' wife. Aya rẹ̀ obìnrin Phinehasi. Was with child. Ó Near to be delivered. Ó sì súnmọ́ ọjọ́ ìbí rẹ̀. When she heard the tidings that the ark of God was taken. Nígbà tí ó gbọ́ ìyìn pé a ti gba àpótí Olúwa. And that her father-in-law and her husband were dead. Àti pé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú. She bowed herself and travailed for her pains came upon her. Ó kúnlẹ̀ ó sì bímọ nítorí nítorí ìbí And about the time of her death, the woman that stood by her said unto her, Fear not, for thou hast born a son. Lákòókò ikú rẹ̀, àwọn obìnrin tí ó dúró tì í, wọ́n sì wí fún un pé, Má bẹ̀rù nítorí ìwọ ti bí ọmọkùnrin kan. But she answered not. Kò dáhùn. Neither did she regard it. Kò sì kà á sí. And she named the child. Òun sì pe ọmọ náà ní. Ichabod. Ichabodu. Saying. Wípé. The glory is departed from Israel. Because the ark of God was taken. because her father-in-law and her husband. They were all dead. And she said the glory is departed from Israel. The ark of God is taken. We start with a very simple thing. Glory. Is departing. Ó Glory. Ogo is an interesting word. What do we mean by glory? ni ògo? means that glory has departed. sí Now what what what does it mean? Kiwani tomorrow. When you say glory. You are talking about honour. When you say glory. You are talking about being held in high esteem. À ń sọ̀rọ̀ nípa wíwà ní ipò gíga. When you say glory, bí a bá sọ̀rọ̀ nípa ògo, you are talking about being praiseworthy. À ń sọ pé òun tàn jẹ́ ẹni When you talk about glory, bí a bá sọ̀rọ̀ nípa ògo, you are talking about great beauty. À ń sọ̀rọ̀ nípa ẹwà ńláńlá. Great splendor. Ọ̀la ńlá. When you talk about glory, bí a bá sọ̀rọ̀ nípa ògo, you are talking about a, dis a distinction à ń sọ̀rọ̀ nípa ohun tó tayọ. extended upon someone. tó ju ẹnìkan lọ. When you talk about glory, you are talking about something impressive, very impressive, extremely joyful. When you talk about glory, you are talking about majesty, brilliance, ọ̀la tí ò lákàwé. magnificence. ohun tó jáfáfá tó tọ̀ yínrínyínrín. You are talking about a state of very great exaltation. À ń sọ̀rọ̀ nípa iyì ńláńlá. You are talking about a distinguishing quality. À ń sọ̀rọ̀ nípa àmúyẹ tó mú kéènìyàn jẹ́ ẹni ọ̀tọ̀. You are talking about something that secures praise. À ń sọ̀rọ̀ nípa ohun tó yẹ fún ìyìn. So the word glory is very, very interesting. Ọ̀ràn tí a pè ní ògo ó lárinrin gidigidi. It covers so many things. Ó wà ó dá lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. But as far as the Bible is concerned. Ṣùgbọ́n ní ti Bíbélì. It is even deeper than that. Ó jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. For example, in Psalm eighty verse 11. Bí àpẹẹrẹ bàbá wo orin Dábìdì orí ìkẹrìnléní ọgọ́rin ẹsẹ̀ kọkànlá. Psalm eighty verse eleven. Orin Dábìdì ẹ̀rìnléní ọgọ́rin. Ask this to say. ó wí ohun yìí. so for the lord God is a sun and a shield. nítorí olúwa ọlọ́run ni ní oòrùn àti àṣà. Psalm eighty four eleven. For the Lord God is a sun and a shield. Nítorí Olúwa Ọlọ́run ní oòrùn àti àṣà. The Lord will give grace and glory. Olúwa yóò fún ní oore ọ̀fẹ́ àti ògo. The Lord will give grace and glory. Olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo. No good thing will he withhold. Kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn. From them that walketh upright. Lọ́wọ́ àwọn tí ń rìn déédéé. So the bible says glory is given by God. Bíbélì sọ pé Ọlọ́run ló ń fúnni ní ògo. For all flesh is as grass. Nítorí gbogbo ẹran ara dàbí koríko. And all the glory of man as the flower of grass. Àti gbogbo ògo rẹ̀ bí ìtànná koríko. The grass withereth. Koríko a máa gbẹ. And the flower thereof falleth away. Ìtànná rẹ̀ a sì máa rẹ̀. The bible says glory can pass away. Bíbélì sọ pé ògo lè kọjá lọ. Can pass away. Ó lè kọjá lọ. I want you to note these things. Ó fẹ́ kí a àwọn nǹkan wọ̀nyí. The Bible tells us in Hosea chapter four verse seven. Bíbélì sọ fún wa nínú òwe Hosea orí ẹsẹ̀ keje. Hosea four seven. Hosea orí ẹsẹ̀ keje. The Bible tells us in Hosea four seven. Hosea chapter four. Hosea orí kẹrin verse 7. Ẹsẹ̀ ìkeje. So as they were increased. So they sinned against me. Therefore will I change their glory. Nítorí náà èmi ò yí ògo Into shame. Glory can be changed to shame. A ògo padà sí ìtìjú. Glory can be changed to shame. A ògo padà sí ìtìjú. According to Hosea chapter four verse seven. Gẹ́gẹ́ bí ìwé Hosea orí kẹrin ti wí. Isaiah chapter five verse fourteen tells us. Isaiah orí karùn-ún kẹrìnlá sọ fún wa. Isaiah 5 14. Isaiah orí kẹrìnlá. Ask this to say. Ó báyìí. Isaiah five fourteen. Therefore, nítorí náà, hell has enlarged herself. Ipò òkú ti fún ara rẹ̀ ní àyè. And open her mouth. Ó sì ti la ẹnu rẹ̀. Without measure. Ní àìní ìwọ̀n. And their glory. Àti ògo wọn. And their multitude. Àti ọ̀pọ̀lọpọ̀ wọn. Their pomp. Àti ọ̀sọ́ wọn. And he that rejoices. Àti àwọn ẹni tí ń yọ̀. Shall descend into it. Yóò sọ̀kalẹ̀ sínú rẹ̀. Bible says glory can be sent into hell fire. Bẹ́ẹ̀ni sọ pé a lè rán ògo lọ sí ọ̀pọ̀ ọ̀run àpáàdì. Note these facts, beloved. Ẹ jẹ́ àkíyèsí àwọn òkodoro ọ̀rọ̀ yìí olùfẹ́. Now the Bible now says something in first Corinthians chapter fifteen. Bíbélì wa ń sọ ohun ní èkíní Kọ́rìntì orí ìkarùndínlógún. First Corinthians chapter fifteen. Èkíní Kọ́rìntì orí ìkarùndínlógún. From verse thirty-nine. Láti ẹsẹ̀ kọkàndínlógójì. Please note the careful selection of words by apostle Paul. Ẹ jẹ́ àkíyèsí iye àwọn ọ̀rọ̀ tí àpọ́ńtélì Paul lò. Very careful selection of words. Bí ó ṣe yàn wọ́n. First Corinthians chapter fifteen. Ìkíní Kọ́rìntì orí ìkarùndínlógún. Verse thirty-nine. Ẹsẹ̀ kọkàndínlógójì. All flesh is not the same flesh. Gbogbo ẹran ara kì í ṣe ẹran ara kan náà. But there is one kind of flesh of men. Ṣùgbọ́n ọ̀tọ̀ ní ti ẹran ara ti ènìyàn. Another flesh of beasts ọ̀tọ̀ ní ẹran aláti ẹranko. another of fishes. ọ̀tọ̀ ní ti ẹja. and another of birds. ọ̀tọ̀ sì ní ti ẹyẹ. there are also celestial bodies. ara ti òkè ọ̀run bẹ. and bodies terrestrial. Ara ti ayé pẹ̀lú sì bẹ. But the glory of the celestial is one. Ṣùgbọ́n ògo ti òkè ọ̀run ọ̀tọ̀ ni. And the glory of the terrestrial is another. Àti ògo ti ayé ọ̀tọ̀ ni. There is one glory of the sun. Ọ̀tọ̀ ni ògo ti òòrùn. And there is another glory of the moon. Ọ̀tọ̀ ni ògo ti òṣùpá. And another glory of the stars. Ọ̀tọ̀ sì ni ògo ti ìràwọ̀. Then when you now get to the stars, one star different from another star answer in glory. Nígbà tá a wá débi ti ìràwọ̀, ó wí pé ìràwọ̀ ṣáà sí ìràwọ̀ ní ògo. So there are different kinds and levels of glory. Onírúurú àti ìpele ìpele ògo ló sì wà. I want you to understand this very well. These are important matters. And these are words sometimes we don't probe into very well. Many don't understand the prayer point of Moses. Show me your glory. The man knew what he was asking for. Many years ago, I taught in the university. And one day as I entered into the lecture room. Lọ́jọ́ I was this beautiful lady sitting at my front. Normally my lecture rooms were always jam packed. Because uh, I don't have textbooks. Our field was fairly new at that time. So whatever we said. Ohunkóhun tá a bá sọ. was like law. Ó dàbí òfin ni. those days. Ní ọjọ́ wọn. We need to come as close as possible. Wọ́n máa ń fẹ́ súnmọ́ wa. No microphone in the lecture room so you have to either get to the front or lis ten very attentively. Kò sí gbohùngbohùn níbi tá a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ òun bóyá kó tẹ́tí sílẹ̀ tàbí kó tètè dé. I saw this guy sitting beside me writing rigorously. Mo rí ọmọbìnrin tó jókòó níwájú mi tó sì ń kọ̀wé sílẹ̀ gidigidi. And. An angel of God was standing by her side. Áńgẹ́lì Ọlọ́run sì dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. And was pointing to her forehead. Ó sì ń nàka sí orí rẹ̀. And in that forehead, níwájú orí rẹ̀ yìí. I was in the lecture room. Ó wà nínú yàrá ìdánilẹ́kọ̀ọ́. I saw this figure written Ichabod. Mo sì rí tá a kọ ọ̀rọ̀ yìí sí lórí Ichabodu. So I tapped that. Mo wá fọwọ́ tọ. See me after the lecture. Mo ní lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́. So after the lecture she came. Lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ wo wá wá. Sir, are you born again? Mo ní ṣé o ti dàtú bí? Said uh, yes. Ó ní ẹ eh, bẹ́ẹ̀ ni. You pray? Ṣo máa ń gbàdúrà? Mm, I try. O ní o máa ń gbìyànjú. So have you ever done any form of deliverance? Ṣé o ti lọ ṣe ìtúsílẹ̀ rí Said ẹ̀hẹ́n. O ní ẹ̀hẹ́n. This is where we differ. Ibi tá a ti gbé yàtọ̀ rèé. Whosoever is in Christ. Ẹnikẹ́ni tó máa ń bẹ́nu Kristi. Has become a new creature. Ó ti di ẹ̀dá tuntun. I don't need any deliverance. O ò nílò ìtúsílẹ̀ kan. Do you understand, sir? Tó yẹ yín alàgbà. Don't trouble me again. Ẹ má yọ mí lẹ́nu mọ́ o. It's okay. Olódà. Left. Ó sì lọ. The life of a prophet is very simple. Ìgbé ayé wòlíì, ìgbé ayé ìrọ̀rùn ni. When he says, that said the Lord. Ó bá wí pé báyìí ni Olúwa wí. And he said, I don't believe. Tí wọ́n sì lóò gbàgbọ́. That's the matter. Kò parí, ó parí. Very soon you will know. Láìpẹ́ ó tó mọ̀. So I forgot about her completely. Torí náà mo gbàgbé nípa ẹ̀ pátápátá. A year after. Ọdún kan lẹ́yìn ìgbà náà. One day I noticed somebody was calling me. Lọ́jọ́ kan mo kófì ní pẹ́ẹ́nì pè mí. And I waited. Mo sì dúró. It was this lady. Ọmọbìnrin yìí She came to me ó tọ̀ mí wá. she will start the story. ó bẹ̀rẹ̀ ìtàn. she will break down and cry. yóò tó bá bẹ́ẹ̀ tó. start the story. tó bá sọ̀tọ̀ ìtàn yóò sunkún. break down and cry. tó bá sọ díẹ̀ yóò sunkún. eventually she came out with the story. lópin ohun gbogbo ó parí ìtàn rẹ̀. and those of you who are from unilaga you better lis ten very well. gbogbo ẹ̀yin tẹ̀sí wá láti ilé ẹ̀kọ́ ga fásitì akọkà bí ẹjẹ́ tẹ́tí gbọ́. she told me. ó wí fún mi. excuse me sir. alàgbà. that day you called me. ọjọ́ tẹ́ ẹ pè mí yẹn. I couldn't talk to you. N ò lè bá yín sọ̀rọ̀. Because they threatened me. Nítorí wọ́n halẹ̀ mọ́ mi. Don't talk to this man. Ìpè má bọkùnrin sọ̀rọ̀. This is not one of those men you talk to. Ọ̀kan lára àwọn tó bá sọ̀rọ̀ nìyẹn. I said why? Ó kí ló dé? I said because I'm from the water. Ó ní láti inú omi lòun ti wá. And I was sent to this university to initiate and destroy men and women. Wípé wọ́n sì rán òun lọ sílé ẹ̀kọ́ gíga fásitì láti fa àwọn ènìyàn sẹ́gbẹ́ kó sì bá tàwọn ènìyàn jẹ́ lọ́kùnrin lóbìnrin. But when she go to the university. Ṣùgbọ́n nígbà tó ń délé ẹ̀kọ́ gíga fásitì. She now found that to serve Christ was better than the water assignment. Ó wá rí i pé láti sin Kristi ó sùn ọ̀jú kéèyàn ṣiṣẹ́ omi lọ. So she gave her life to Jesus. Wá fàyè rẹ̀ fún Jésù. And she started clapping and singing. And ó sì bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ òǹkọ̀rin oúnjó. Sade thought it was, she thought it was a joke. Olóhùn lérò pé àwàdà ni. Until the result came out. Àfi ìgbà tí èsì ohun tó ń sọ jáde. At the end of the semester. Lópin ìgbà ẹ̀kọ́ àkọ́kọ́. She failed every available subject. Ó fìdí rẹmi nínú gbogbo ìdánwò tó ṣe pátá. The people she thought got A's. Àwọn èèyàn tó kọ́, àwọn ìyẹn yanrantí. She failed. she broke down and cried. she had to come back to repeat. after a deliverance now. she now went for that deliverance. So when they said they wanted to bury her glory. The men they wanted to bury her academic life. They wanted to bury her work. Bury her career ẹ̀kọ́ eh, rẹ̀ mọ́lẹ̀. I'd like you to get yourself ready this morning. His fẹ́ kẹ́ ẹ múra sílẹ̀ lóòrọ̀ yìí. A sister prayed very hard to get married. Arábìnrin kan gbàdúrà takuntakun láti ṣègbéyàwó. They did the engagement. Wọ́n ṣe ìdáná. On the morning of the marriage. Lówùúrọ̀ ọjọ́ ìgbéyàwó. Which was supposed to take place in the church. Tó yẹ kí wọ́n ó ṣe nílò ìjọsìn. This sister arrived in the church and sat down. Arábìnrin ìdílé ìjọsìn ó sì jókòó. The bridegroom was nowhere to be found. Wọn ò rọ́kọ̀ ìyàwó. They waited. Wọ́n dúró. and waited, duro duro. and waited, duro duro. and waited, on duro. five hours. Wákàtí márùn-ún. A service that was supposed to start at 9 a.m. Ìsìn tó yẹ kó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án òwúrọ̀. They didn't find the bridegroom by two. Wọn ò rí ọkọ ìyàwó ní aago méjì ọ̀sán. Everybody was getting jittery. And somebody ran to go and look for him. Beloved, do you know where they found him? He was playing lawn tennis on his wedding day. lojo ìgbéyàwó. didn't come to church. So when I said, Mr. Man, are you not aware that today is a wedding day? Are you not supposed to be there? He said, I am not going there. Ó ní òun ò lọ bẹ̀. I want to bury our glory. Dípò ń fẹ́ rí ògo obìnrin yẹn mọ́lẹ̀. Close your eyes, beloved. Yí ojú olùfẹ́. Every power. Gbogbo agbára. Mandated to bury my glory. Wọ́n pọ̀ ní dandan fún láti rí ògo mi mọ́lẹ̀. If I were in your shoes. <laughs> I will be more angry than this. Oh. Every power mandated to bury my glory. In the name of Jesus. apia ribo kapan de kasete It is important for you to pray. So that the power of the enemy will be completely destroyed. In the name of Jesus. Lórúkọ Jésù. Mo ṣe tẹ́yẹ In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Keep your eyes closed, beloved. Ẹ sì olùfẹ́. Because the hand of the Lord has started to work already. Nítorí ọwọ́ Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. I told you about this meeting. Mo sọ fún wa nípa ìpàdé yìí. There are quite a number of people here this morning. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹ ní ìlú òrọ̀ yìí. The situation you are going through. Ipò tẹ́ ń là kọjá. It's almost making you to lose your mind. Ó fẹ́rẹ̀ mú yín pàdánù iye yín. But if you will pray this prayer. Ìgbà bẹ́ẹ̀ bá gbá àwọn àdúrà yìí. With all your strength. Pẹ̀lú gbogbo okun yín. You'll be amazed. Ẹnu yà yín. At the way your situation will be turned around. Ibi tí ipò ayé yóò ti yí padà. Every power. Gbogbo agbára. Assigned against my day of glory tí wọ́n yàn lòdì sí ọjọ́ ògo mi. Can you say that loud and clear? Ẹ̀wí tẹ̀ lóhùn rárá. What are you waiting for? Die! In the name of Jesus. Lórúkọ Jésù. Deal with that power this morning. Ẹgbẹ́gun ti agbára ẹ lóòrùn. Pọ́tà sátálì bọ̀kàndé. Rìbọ̀kọ̀ pọ́ndé sátálì abọ́sàndà. The power of stand against the day of glory. Command the power to die. Yes, yes, yes, yes, yes. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Sit down for a little bit, beloved. Ẹ jókòó fún ìṣẹ́jú díẹ̀ sí olùfẹ́. I remember with sadness this morning. Mo rántí pẹ̀lú ìbànújẹ́ ọkàn lóòrọ̀ yìí. The story of one sister called Selina. Ìtàn arábìnrin kan tá a pè ní Selina. I met Selena when I was in the University of Reading. Ó pàdé Selena nígbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga ìlú òyìnbó. And the gospel to her. Wọ́n sì wàásù fún. She took the gospel in one hand. Ó fi ọwọ́ kan gba And the other hand she still wanted to remain in the world. Ó sì fẹ́ fi ọwọ́ tó kù láti wà nínú ayé. I didn't hear about her again for a long time. Wọ́n ò gbọ́ nípa rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà mọ́. However, she married someone. Àmọ́ ṣá, ó fẹ́ ẹnìkan lọ́kọ. Her parents warned her. Àwọn òbí rẹ̀ kì í nílọ̀. That this man does not look like a husband. Wípé ọkùnrin yóò dàbí ọkọ. Don't marry this one. Má fẹ́ eléyìí. Anyway, she went ahead and got married. Àwọn já olùṣègbéyàwó ọ̀hún. On the what the first day of the honeymoon. Ní ọjọ́ àkọ́kọ́ tó lọ gbafẹ́ lọ́kọ láya. This husband that she married. Ọkọ tó fẹ́ yìí all the husband could remember was that he was having a dream. Ohun gbogbo tọkọ ilé ìrántí ni pé òun lálàá. And that somebody was fighting him in that dream. Wípé ẹnìkan bá òun jà lójú àlá. And in that dream his hand was on the neck of the person who was fighting him. Lójú àlá yìí ọwọ́ rẹ̀ ń bẹ lọ́rùn ẹni tó ń bá a jà. And he began to strangulate this this, this person. Ó sì bẹ̀rẹ̀ sí ní lọ́rùn ìdẹ́ni lọ́ aṣọ. And he He strangulated the person, strangulated the person. Ó lá ọrùn rẹ̀, ó lọ. Until the person stopped breathing. Àfi ìgbà tí èémí ṣe lẹ́mìí ń tọ̀hún was at that level he opened his eyes. Nígbà náà lójú ẹ̀ là. To discover that his two hands was on the neck of Selina. Láti rí pé ọwọ́ rẹ̀ méjèèjì ọrùn Selina ló wà. And Selina was already dead. Selina sì ti kú first day of the honeymoon. Ọjọ́ àkọ́kọ́ tí wọ́n lọ gbafẹ́ lọ́kọláya. There are some facts about glory you should know. Àwọn òkodoro ọ̀rọ̀ kan wà nípa ògo tó yẹ ká mọ̀. Let me give them out to you one by one. Ẹ ń fún wa lọ́kọ̀ọ̀kan. Anything that steals your glory is stealing your destiny. Ohunkóhun tó bá ń jí ògo rẹ, àyànmọ́ rẹ ló ń jí. Anything that punctures your glory is puncturing your life. Ohunkóhun tó bá ń dá ògo rẹ lu, ayé rẹ ló ń dá lu. There are some facts about glory that you should know. Àwọn òkodoro ọ̀rọ̀ kan wà nípa ògo tó yẹ ká mọ̀. Number one fact is this. Òkodoro ọ̀rọ̀ àkọ́kọ́ rèé. God's ultimate purpose for us. Ìdí tàbí ìtorí ohun tọ́lọ́run fi dá ẹnìkọ̀ọ̀kan wa. Is to carry his glory. Òun ni láti ru ògo rẹ̀. According to John chapter seventeen. Gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí kẹtàdínlógún ṣe sọ. John chapter seventeen. Jòhánù orí kẹtàdínlógún. Verse twenty-two. ogún. John chapter seventeen. verse twenty hmm. And the glory which thou givest me. O God, ìwọ ti for me? I have Giving them. Ní èmi sì That they may be one even as we are one. Kí wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àwa ti jẹ́ ọ̀kan. I in them and thou in me. Èmi nínú wọn àti ìwọ nínú mi. That they may be made perfect in one. Kí a lè ṣe wọ́n pé ní ọ̀kan. That the world may know that thou hast sent me. Kí ayé kí ó lè mọ̀ pé ìwọ ni ó rán mi. And as love and as loved them as thou hast loved me. Àti pé ìwọ ti fẹ́ràn wọn gẹ́gẹ́ bí ìwọ ti fẹ́ràn mi. Father, I will that they also whom thou hast given me be with me where I am. Bàbá èmi ń fẹ́ kí àwọn tí ìwọ fi fún mi kí wọ́n ó wà lọ́dọ̀ mi níbi tí èmi gbé wà. That they may behold my glory which thou hast given me. Kí wọn kí ó lè máa wo ògo mi tí ìwọ ti fi fún mi. For thou lovest me before the foundation of the world. Nítorí tí ìwọ ṣàfẹ́ràn mi ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. God wants us to carry His glory. Ọlọ́run fẹ́ kí a máa Secret number two you should know. Àṣírí kejì tó yẹ ká mọ̀. Everyone has a deposited glory. Ẹnì kọ̀ọ̀kan wa la ní ògo tá a ti gbìn sínú wa. There is nobody who does not have a glorious destiny. Kò sí ẹni náà tí ò ní àyànmọ́ tó ní ògo. Secret number three is this. Àṣírí kẹta rèé. Your glory is your shining forth. Ògo rẹ òun ni títàn ìmọ́lẹ̀ ṣáájú rẹ. Shining forth. Ìmọ́lẹ̀ rẹ tó ń tàn yínrínyínrín. Or to use a crude bible word. Tàbí láti lo ọ̀rọ̀ Bíbélì hánránwú. Your bursting forth. Bíbú jáde rẹ. Your bursting forth. Bíbú jáde rẹ. Secret number four is it? Àṣírí ìkẹrin rèé. Your glory is your tangible virtues. Ògo rẹ òun ni. Áísìkì tá a lè fọwọ́ dìmú. Tangible one. Áísìkì tá a dìmú. Secret number five. Àṣírí karùn-ún rè. Your glory is your internal Moses. Ogo rẹ òun ni Mose àtinúwà rẹ. Your internal deliverer. I Olùdánisílẹ̀ àtinúwà rẹ. Your internal deliverance minister. Oníṣẹ́ ìtúsílẹ̀ àtinúwà rẹ. That's your glory. Ogo rẹ nìyẹn. Six. Ìkẹfà. Your glory is your destiny promoter. Ògo rẹ, òun lohun tó ń gbé àyànmọ́ rẹ ga. You carry it around with you if it has not been stolen. Ó máa ń ó máa máa gbé kiri bí a ò bá sì jí lọ. Your glory. Ògo rẹ. Secret number seven. Àṣírí ìkeje. Is your quota of divine excellence. Òun ni ohun tá a ti kọ sílẹ̀ fún ìtayọ látòkè wá rẹ. Your quota. Ohun tá a ti kọ sílẹ̀. Of divine excellence. Fún ìtayọ látòkè wá eight secret eight. àṣírí kẹjọ. capacity. agbára tó dá yàtọ̀ tó ní. I want you to understand that one. mo fẹ́ kí òye yẹn ó yé wa. whatever your name is now. ohunkóhun tórúkọ rẹ jẹ́ bá báyìí. you are the only one with that name. Ìwọ nìkan ṣoṣo ló ní orúkọ yìí. That has been created to bear that name. Ẹni tá a ti já láti jẹ orúkọ yẹn. If your name is Ladapo, there is only one Ladapo. Bí orúkọ rẹ bá jẹ́ Ládàpọ̀, Ládàpọ̀ kan ṣoṣo la ní. That pass the same constitution like that tó ní irú nǹkan bẹ́ẹ̀ nínú. there is only one. ọ̀kan ló wà. so God has a unique capacity for you. olúwa ní agbára tó dá yàtọ̀ fún ọ. secret number nine. àṣírí kẹsàn-án. your glory is what you can do that you have not yet done. ogo rẹ òun ló ń tó lè ṣe ṣùgbọ́n tó tí ṣe what you can do. ohun tó lágbára àti ṣe. but you have not yet done it. síbẹ̀síbẹ̀ ò tí ì ṣe. Secret number ten. Àṣírí ìkẹwàá. Your glory is the star of your destiny. Ògo rẹ ìràwọ̀ àyànmọ́ rẹ. The star of your destiny. Ìràwọ̀ àyànmọ́ rẹ. Secret number eleven. Àṣírí kọkànlá. Your glory is your favour magnet. Ògo rẹ òun ni òǹfà tó ń fa ojú rere mọ́ ọ lára. Where you go you get favour. That's what puts it to you. Ibikíbi tó bá lọ tó ti rí ojú rere gbà, òun ló máa ń fà á mọ́ ọ lára. If that glory is not there, that's why you go to a place and people have no favour. Bí ògo yẹn kò bá sí níbẹ̀, ìdí nìyẹn tó ń ṣe lọ síbì kan tí ò sì ní rojú rẹ̀ ń bẹ̀. Secret number twelve. Àṣírí kejìlá. Your glory is your unction or anointing for greatness. Ogo rẹ òun ni àmì òróró tàbí àṣẹ láti di ẹni ńlá. Your unction àṣẹ anointing for good for greatness. àti àmì òróró rẹ láti di ẹni ńlá. secret number thirteen. àṣírí kẹtàlá. your glory. ògo rẹ. is your goodness glue. òun ni ohun tó ń lẹ ire ayé mọ́ ènìyàn. your goodness glue. ohun tó ń lẹ ire mọ́yàn. glues goodness to you. tó ń lẹ ire mọ́ lára. glory can be stolen. a lè jí ògo lọ. Glory can be transferred. A lè ṣe pàṣípààrọ̀ ògo. Glory can be lost. A lè pàdánù ògo. Glory can fade away. Ògo ó lè ṣàdánù. Glory can sink. Ògo ó lè rì. Glory can be buried. Ògo a lè gbé Glory can be killed or destroyed. Wọ́n lè pa ògo tàbí kán bà á jẹ́. Unfortunately, Glory can be turned to shame. A lè sọ ògo di ìtìjú. But thank God too. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà. Lost glory can be restored. Ògo tó sọnù a lè dá padà bọ̀ sípò. One medical doctor was sharing with me a testimony. Oníṣègùn òyìnbó kan bá mi sọ̀rọ̀ nípa ẹ̀rí kan as she shared the testimony, I started laughing. He too started laughing. Bó ṣe ń sọ̀rọ̀ náà, mo bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn, òun náà He came to the prosperity night with his medical equipment. Ó wá sí Maybe stethoscope or something like that. There are quite a number of doctors who work in that same hospital. Ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà ló sì wà tọ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ nílé ìwòsàn kan náà. After the prosperity night. Lẹ́yìn àṣálẹ̀ ìṣerere. He discovered ó ṣàwárí uh, pé. when patients come. nígbà táwọn aláìsàn bá wá. they all queue by his door. iwájú ẹ̀ àwọn èèyàn ó tòsí. All the other doctors have no patients to see. Àwọn dókítà yòókù wọn ò rí aláìsàn kan tí wọ́n ó bójútó. The medical director will come. Ọ̀gá ibi iṣẹ́ ló wá wá and say, go to this doctor, go to that doctor, go to this one. This one is not seeing any patient. That one is not. They say, no, is this one want to see. Yóò sì sọ pé ẹ lọ sọ́dọ̀ dókítà tòun yẹn kò rí aláìsàn ọkọ tí yóò mójútó tàbí ẹ lọ sí tòun yẹn gbogbo ó sọ pé rárá ilé ìlàfẹ́ rí. So they were pushing some to other doctors. They were pushing themselves back to him. Wọ́n ti àwọn kan lọ sọ́dọ̀ dókítà mìíràn ṣùgbọ́n àwọn yẹn wọ́n ti ara wọn padà sọ́dọ̀ rẹ̀. He said when he came out, he was embarrassed. Ó sọ pé nígbà tó ń jáde ojú tó. Please see other people. Ìgbẹ́ láwọn tó kù. You, you. Ìrẹ́ ìrẹ́ ìrẹ́ ìrẹ́. And if you don't allow us to see this doctor, I will go to another hospital. A lọ sílé ìwòsàn mìíràn. So he had a queue of almost sixty people. Ó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí ọgọ́ta tó tò síwájú òun nìkan. Nobody wanted to see the others. Síbẹ̀síbẹ̀ wọn ò fẹ́ láwọn tó kù. So those things were inside him. Àwọn nǹkan wọ̀nyẹn bẹnu rẹ̀. But one way or the other. Ṣùgbọ́n lọ́nà kan tàbí lómìíràn. They were buried. Wọ́n ti rì wọ́n mọ́lẹ̀. Until some prayers were said. Àfi ìgbà tí wọ́n gba àwọn àdúrà kan. And those things come out. Ṣé àwọn kìnìún ọ̀hún ti yọjú jáde? To the surface. Láti yọ láti farahàn. Close your eyes. ojú rẹ̀. Shout this the way your voice can carry you. Every glory buried. Gbogbo ògo tí a rì mọ́lẹ̀. In my body. Ní àgọ́ ara mi. Please I beg you. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín o. Pray this well. Ẹ gbàdúrà gidigidi. Can you say it loud and clear? Ẹ wí bẹ́ẹ̀ lóhùn rárá. forth. Bú jáde. Burst forth. Burst forth. Bú jáde. Bú jáde. Bú jáde. Bú jáde. Bú jáde. Bú jáde. Bú jáde. Bú jáde. Lórúkọ Jésù. Bú jáde. Bú jáde lórúkọ Jésù. It was burst forth. Burst forth. this prayer. Open your mouth and command it to burst forth. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Keep your eyes closed, beloved. Ẹ di ojú yín síbẹ̀ wàrà. <laughs> Don't come to this service to come and watch the serpent of the magicians. Má wá sí sí òwúrọ̀ yìí láti máa wo ejò àwọn pidánpidán. You need to throw down your own rod. O ní láti sọ ọ̀pá tìrẹ náà sílẹ̀. So that your rod can become a serpent and swallow their serpent. Kí ọ̀pá rẹ lè di ojò kó sì gbé ejò sí wọn Look, look, there is a sister over there. Wo wo arábìnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Your name is Ngozi. Orúkọ rẹ̀ ń jẹ́ Ngozi. Your two legs have been swallowed. Ẹsẹ̀ rẹ méjèèjì wọ́n ti gbé mì. That's why you are not making progress. Ìdí nìyẹn tó ṣe ní ìtẹ̀síwájú. But You are beginning to vomit your legs. Ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pọ ẹsẹ̀ rẹ. But you have to pray harder than you are praying now. Ṣùgbọ́n ní láti gbàdúrà ju bó ti ń gbà You will say this again loud and clear. Ó tún wí báyìí lóhùn rárá. All my glory. Gbogbo mi. In the valley of witchcraft. Ní pẹ̀tẹ́lẹ̀ àjẹ́. Can you say that loud and loud? Ẹ wí bẹ́ẹ̀ lóhùn rárá. Come out! Jáde! Lórúkọ Jésù. All my glory in the valley of witchcraft. Come out! In the name of Jesus. They must come out this morning, this morning. Bosete kaponde ya yaba. Aha, aha. Check it out, check it out, check it out. In the name of Jesus. Open your mouth. Open your mouth. Open your mouth. Yes. Yes. It's happening. It's happening. It's happening. That is the power of God. That is the power of God. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Keep your eyes closed, beloved. Ẹ̀sìn díjí síbẹ̀ olùfẹ́. The Spirit of God is saying. Ẹ̀mí Ọlọ́run wí pé. There are so many people here this morning. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹ ní ilé òrò yìí. The enemy has succeeded in blindfolding you. Ọ̀tá ti fọ́ yín lójú. And he has even convinced you. Ó sì ti wá tún mú dá yín lójú. That certain things are not possible for you again. Wípé àwọn ohun kọ̀ọ̀kan ò ṣeé ṣe fún yín mọ́. No! No! Rárá, rárá bẹ́ẹ̀ kọ́, má gbà. with the works of the enemy. Pẹ̀lú iṣẹ́ ọ̀tá. You will say this loud and clear. Ó wí báyìí lóhùn rárá. Every satanic decision. Gbogbo ìpinnu Sátánì. On my glory. Lórí ògo mi. In the name of Jesus. Lórúkọ Jésù. His satanic decision. Must die, must die, must die. Aha, aha, aha, aha. Yes, yes, yes, yes. Aha, aha, aha. Something is happening already. Something is happening already. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Have your seat for a little bit, beloved. Ẹ jókòó fún ìṣẹ́jú díẹ̀ sí olùfẹ́. I told you about this service. Ó sọ fún wa nípa ìsìn òwúrọ̀ yìí. So I now want you to concentrate more now. Torí náà mo fẹ́ kí a fiyèsí dí sí báyìí. There are a group of spirits known as the spirits of Ichabod. Ìsọ̀wọ́ àwọn ẹ̀mí kan wà tá a mọ̀ sí And when a person has been enveloped or overshadowed by this spirit. Nígbà tí àwọn ẹ̀mí bá sì ti ràgàbo ènìyàn tàbí tí wọ́n sàbálẹ̀ lórí. It can be a terrible situation. When a person is being attacked by the spirit of Ichabod. Nígbà tí àwọn ẹ̀mí kábọ́dù bá ń gbógun ti ènìyàn. The person will be going from grace to grass. Òótọ́ yóò máa ṣubú láti inú orí ọ̀fẹ́ sínú ìtìjú. When a person is under attack by the spirit of Ichabod. Nígbà tí ẹ̀mí kábọ́dù bá ń gbógun ti ènìyàn. There will be poverty of clear thinking ìṣẹ́ nínú èrò tó yè kooro yóò wà nínú òótọ́ poverty of clear thinking on the consequences of your actions. ìṣẹ́ nínú èrò tó yè kooro nípa àtúbọ̀tán ìgbésẹ̀ tó ń gbé. the person will just take action without doing some deep thinking. ó ń tàn yóò gbé gbèsè láì ro ìrònú àròjinlẹ̀ When the person is under attack by the spirit of Ichabod, nígbà tí ẹ̀mí Ichabod bá ń gbógun ti ènìyàn. disgrace ìtìjú becomes the order of the day. yóò di ohun tí yóò kun ọjọ́ ayé arrows of shame. All fight ìtìjú. will enter into the person's life. wọ́n wọnú ayé onítọ̀hún. Just like the children of Israel, The person will notice that every area of his life is under attack. Òótọ́ Marriage attack. Finance attack. Career attack. Every area. will be under attack the person now begins to experience an all round defeat. Ó ìkùnà yóò wá máa jẹ́ tirẹ̀ níbi gbogbo. The spirit of Ichabod. Ẹ̀mí Ichabod ni. When the spirit of Ichabod is fighting a person, nígbà tí ẹ̀mí Ichabod bá ń gbógun ti ènìyàn, the person would go into a journey from the head to the tail. Ó yóò rìnrìn àjò láti ipò orí sí ipò ìrù. When the person is suffering from the spirit of Ichabod, nígbà there will be a sudden removal from a place of honor to a place of dishonor. When a person is under attack by the spirit of Ichabod, that will be downgrading and demoting powers. Àwọn agbára tó ń sọ ní dẹ́dún arinlẹ̀ tó sì ń sọ ní dẹ́nu ilẹ̀ wọ́n máa ṣiṣẹ́. Downgrading and demoting powers. Àwọn agbára tó ń rẹni sílẹ̀ tó sì ń sọ ní dẹ́dún arinlẹ̀. There was a time they removed a king in this country. Ìgbà kan wà tí wọ́n yọ ọba kan lórílẹ̀‐èdè yìí. Because the king was going to disco party. Nítorí ọba àwọn lọ sí ilé ijó Tàkásúkè sófèé. I don't know why he agreed to become a king when he knew that he still loved his disco music. They took me away and put another person in charge. Wọ́n yọ lórí àlééfà wọ́n sì fẹ́ lòmíì síbẹ̀. Downgrading and demoting powers. Àwọn agbára tó ń rẹni sílẹ̀ wọ́n sì ń sọ ní dẹ́dọ̀ arinlẹ̀. When a person is under attack by the spirit of Ichabod. Nígbà tí ẹ̀mí Ichabod bá ń gbógun ti ènìyàn. The person will be suffering from what we call wrong positioning. Wrong positioning. Ó sàn yóò máa jìyà lábẹ́ ohun tá a pè ní wíwà ní ipò tí ò yẹ. And you know. Ẹ sì rí. Ninety percent of success àṣeyọrí mẹ́sàn-án nínú mẹ́wàá. is correct positioning. nígbà téèyàn bá wà ní ipò tó yẹ ni yóò rí. being at the right place at the right time. ó wà ní ibi tó yẹ lákòókò tó yẹ. When the spirit of kabod is upon a man or a woman. Nígbà tí ẹ̀mí kabod bá ń wà lára ènìyàn lọ́kùnrin lóbìnrin. You may notice a chain of untimely death in the whole family. O lè rí ikú àkúfà nínú mọ̀lẹ́bí wọn. Here, Ophini went, Phineas went, father in law went, the wife too went. Ophini law, Phineas lọ, bàbá ọkọ lọ, ìyàwó not tún lọ. Then Ichabod now remain alive. Ichabodu ló wá wà They started their journey from Ebenezer. Wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn láti Ebenezer wá. They ended it in Ichabod. Wọ́n sì parí rẹ̀ sí Ichabodu. When the spirit of Ichabod is upon a person, nígbà tí àmì Ichabod bá wà lára ènìyàn. you notice that things are always going contrary to your plan. ó rí wípé òdì òdì làwọn ohun tó ṣe yóò máa lọ. and there will be regularly repeated tragedies. àjálù tí yóò máa túnra rẹ̀ wá yóò máa ṣẹlẹ̀. And the glory of God will be kept away from that person. Ògo Ọlọ́run yóò sì jìnnà sónítọ̀hún. So it's a terrible thing to be harassed by this spirit. Ó jẹ́ ohun tó burú jáì kí ẹ̀mí máa gbógun ti ènìyàn. So beloved torí náà olùfẹ́. Ikabodi is when the fire has left the cooking place. Ikabodi òun ni nígbà tí iná bá ti jó kúrò láàrò. Ikabodi is to become history while the person is still living. Ikabodi ní kéèyàn jẹ́ ìtàn síbẹ̀síbẹ̀ ó wà láyé wà láàyè. Ichabod is to say when brother so so and so was brother so so and so, when sister so so and so was sister so so so and so. Ichabod ni láti sọ wípé nígbà tí alákùnrin lágbájá sì ń jẹ́ lágbájá, nígbà tí arábìnrin lámọrin sì ń jẹ́ lámọrin. Ichabod is for the prince to be converted to the servant. Ikabodu òun ni ká sọ ọmọ aládé bí ọmọ ọ̀dọ̀. Ichabod is for the prince to be tracking, while the servant is riding on the horse. Ichabod òun ni kí ọmọ aládé kó máa rìn nílẹ̀ẹ́lẹ̀ nígbà tí àwọn ẹrú tí gun ẹṣin. Ichabod is becoming stale where freshness is required. Ichabod òun ni kéèyàn ti di ẹni àtijọ́ nígbà tí wọ́n nílò ẹni òde òní. Ichabod is to become expired. Ichabod òun ni kóńtà òun kó dẹni tí ò wúlò mọ́. You become an expired ex this ex that ó di ẹni àtijọ́ ẹni àtijọ́ ti bí tọ̀hún and then your juniors become your superior. Àwọn tí ò tó ni wọ́n wàá jọ̀gá lé ọ lórí. Whenever the glory of God is taken away from a life. Nígbàkúùgbà tí ògo Ọlọ́run bá ti kúrò nínú ayé ènìyàn. The person acquires another name called Ichabod. Ó tọ̀hún yóò gba orúkọ mìíràn tá a pè ní Kábódù. I want you to understand this very well. Fẹ́ kí òye lè òye wa dáadáa. So you know how to pray because we have not started the prayers yet. Kí o lè mọ bó ṣe gbàdúrà nítorí pé a ò tí bẹ̀rẹ̀ àdúrà yìí. But here ṣùgbọ́n ní. we have some local ikabod strategies. a ní àwọn ìlànà ìbílẹ̀ ti Ichabodu. in the environment where we find ourselves. ni àwùjọ tá bara wa. some local ikabod strategies that many people don't know. Ichabodu ìbílẹ̀ àwọn ọ̀nà tó máa ń gbà jíṣẹ́ tọ́pọ̀lọpọ̀ mọ̀. have you ever been to a religious place or an occultic center or a church where they ask you to remove your shoes before prayer? Ǹjẹ́ o ti lọ sí ibi ẹ̀sìn kan tàbí ibi ibì kan tàbí ibi tí wọ́n ti ń ṣe ohun kan tí wọ́n ti sọ fún ọ pé kó o bọ́ bàtà ẹsẹ̀ rẹ kó o tó gbàdúrà? They are sucking your glory through your feet. Wọ́n mú ògo rẹ láti àtẹlẹsẹ̀ rẹ ni. Through the influence and power of Mother Earth. Nípa agbára àti ìmísí ìyá ilẹ̀. God is not under your feet ọlọ́run ò sí lábẹ́ ẹsẹ̀ rẹ. God is above. Òkè lọ́lọ́run wà. Sometimes when people go to these kind of places. Ọ̀pọ̀ ìgbà nígbà táwọn ènìyàn bá lọ sírò àwọn agbègbè báwọn yìí. And demonic electric current begin to go from their head to their feet. Tí iná mọ̀nàmọ́ná ẹ̀mí èjì sí ń lọ láti àtàrí wọn dé àtẹ́lẹsẹ̀ wọn. They start shaking. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. And they will begin to issue curses. Ó sì bẹ̀rẹ̀ sí ní máa gbégùn. And ignorant people will say speak Lord." Àwọn ènìyàn aláìlóye wá sí pé máa wí olúwa. But eh, the servant is hearing. Nítorí ìránjẹ́ rẹ̀ ń eh, gbọ́. But it's just issuing curses. Síbẹ̀síbẹ̀ ègún ló ń jẹ́. Or at most transferring to you the decision taken against your life at witchcraft meeting. Tàbí kó máa sọ àwọn ìpinnu tí wọ́n ti pinnu ní ìpàdé àjẹ́ fún ọ. You need to cancel such messages this morning. O ní láti fagilé irú àwọn ìròyìn bẹ́ẹ̀ lówùúrọ̀ yìí. And bury those evil prophecies. Kí o sì rí àwọn àsọtẹ́lẹ̀ búburú ọ̀hún mọ́lẹ̀. I want you to know that those are Ichabod strategies. Ó fẹ́ kí ẹ mọ̀ wípé àwọn ọ̀nà tí Ichabod ń gbà ṣiṣẹ́ rèé. There are people too. Àwọn ènìyàn wà bákan náà. Who are prayed with candles, praying nakedly. These are Ichabod strategies. Tí wọ́n ti gbàdúrà pẹ̀lú àbẹ́là tí wọ́n gbàdúrà ní òò, àwọn àrékèrèké Ichabod ni. There are people too. Àwọn ènìyàn tún wá bákan náà. They have family spirit. Wọ́n ní ẹ̀mí ìdílé this spirit go about with anybody from that family. Ẹ̀mí yóò máa káàkiri pẹ̀lú ẹnikẹ́ni nínú ìdílé ọ̀hún. You need to chase away these spirits from your life. O ní láti lé ẹ̀mí jáde kúrò nínú ayé rẹ. Because they are altering the course of the life of the whole family. Nítorí wọ́n ń gégùn ayérayé lé gbogbo ìdílé ọ̀hún ni. There are people too. Àwọn ènìyàn tún wà bákan náà. Who are being controlled by remote controlling powers. Tó jẹ́ wípé ẹ̀rọ ìdarí ibi òun ni wọ́n fi ń darí wọn. The material that the enemy is using to control your life is already planted inside. Ohun tí àwọn ọ̀tá ń lò láti fi darí ayé rẹ wọ́n ti gbìn sínú lọ́hùn. Most cases these things are planted in the head. In the head. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà inú agbárí orí náà máa ń gbin àwọn kinní ọ̀hún sí. So sometimes during very serious prayers. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí àdúrà tó gbóná bá ń lọ. Such people will develop headache. Because something is planted there. To monitor the person. We need to pray this morning that those evil remote controlling powers will be broken to pieces. I want you to understand this very very well. These are the local ones. They transfer people from danger to danger. Wọ́n máa gbé àwọn ènìyàn láti inú ewu kan sí ewu mìíràn. There are some people although they think they are alone. Àwọn kan wà bó tilẹ̀ jẹ́ pé wọ́n lérò wípé àwọn dá wà. But they have evil guidance spirit following them about. Ṣùgbọ́n wọ́n ní àwọn ẹ̀mí búburú tó ń tẹ̀lé wọn lẹ́yìn kiri. And this kind of spirits. Irú àwọn irúfẹ́ níwọ̀nyí. Affect what they are doing. Wọ́n máa ń ba ohun tí wọ́n ń ṣe jẹ́. Men and women talk about the law of karma àwọn ènìyàn lọ́kùnrin lóbìnrin máa ń sọ̀rọ̀ nípa òfin kama. and some people believe that well is the law of kama is the law of kama. àwọn kan sì nígbàgbọ́ wípé òfin kama ni. this kama thing is a spirit. kama yóò jẹ́ ẹ̀mí. and may bring destruction and punishment upon you when you don't even when you are not qualified for it. yóò sì mú ìparun àti ìbàjẹ́ bá ènìyàn nígbà tí ènìyàn bá yẹ fún un. There are star controlling powers. Àwọn agbára tó ń darí ìràwọ̀ wà bákan náà. This is why the Bible is against astrology and horoscopes. Ìdí nìyẹn tí Bẹ́ẹ̀ni ṣe lòdì sí kí ni ìràwọ̀ rẹ wí àti àwọn tó ń wo ìràwọ̀. People play games called horoscopes and check the stars. Àwọn ènìyàn wọ́n máa ń tayò nípa lílọ wo bí ìràwọ̀ ti rí. Somebody sits down. Ẹnìkan ó jókòó. And groups the life of woman being under some categories. Yóò sì fi àwọn ènìyàn sí ìsọ̀rí kọ̀ọ̀kan says some people represent ram. a sọ pé àwọn kan wọ́n dúró fún àgbò. call them aries. a pè wọ́n ní aries. some people represent the bull. àwọn kan dúró fún màálù. taurus. some people they call them crab. àwọn kan akàn ló pè wọ́n. some people lion. àwọn kan kìnìún. some people scorpion. àwọn kan akeke. some people goat. àwọn kan ewúrẹ́. some people fish. àwọn kan ẹja. and then you are reading those things. Ìwọ wá ń ka àwọn nǹkan wọ̀nyẹn. Under which they have written the date of your birth. Níbi tí wọ́n kọ ọjọ́ tán bí ọ It's a glory thief. Olè tó ń jalè ògo ni. And causing trouble. Tó sì ń dá wàhálà sílẹ̀. Many many many people. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn have had their glory stolen. Ni wọ́n ti jí ògo wọn lọ. When they committed immorality with glory stealers. Nígbà tí wọ́n ń ṣèṣekúṣe pẹ̀lú àwọn tó ń jí ògo. They took it away. Wọ́n jí ògo ọ̀hún lọ. Some have been taken away many many years ago. Ọ̀pọ̀lọpọ̀ náà ti jí lọ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. The so called innocent sex you had in the secondary school may be why you are backward now. Àwọn ìbálòpọ̀ aláìmọ̀kan tó ló nílé ẹ̀kọ́ girama ó lè jẹun tó ń fa okùnfà ọlá tó ń rẹ̀yìn lóde òní. òní. We had three ladies from the university when we went for a crusade three of them came to confess. and they brought a small pot a small cauldron. wọ́n kékeré òdù kékeré kan. and there was a substance inside that pot. ohun kan ti bẹ nínú ìkòkò ọ̀hún. as a man of God. ọlọ́pàá òjíṣẹ́ ọlọ́run. we don't know what to do. àmọ́ tá a ṣe mọ́. so look at this pot. wọ́n ní ẹ̀wọ̀ kòkò yìí. and there was some funny liquid inside the pot. àwọn ohun kan bí omi sì ń bẹ́nu kòkò ọ̀hún. and I said what is this? mo sọ pé kí ló wà nù ẹ̀. this pot. ìkòkò yìí. is the cement, the sand from men that we collected in the campus. Said, what's the implication of this? Yes, sir. She wants it by It has finished for them. And that's the end of their lives. Their parents sent them to school to go and read. But they fell into the hand of glory tips. kọ́kọ́rọ́ ìkejì. is complete obedience. òun ni ìgbọ́ràn pípé. when God says do something do it quickly. bàtà ọlọ́run bá sọ pé kó ṣe ohun kan ṣe ní kíákíá. number three key. kọ́kọ́rọ̀ ìkẹta. is that you must have no confidence in the flesh. òun ni pé má ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. the flesh will fail you. ẹran ara yóò já ọkulẹ̀. don't have confidence in the flesh. má ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. number four key. kọ́kọ́rọ̀ ìkẹrin. is to pray Ichabod e destroying prayer. Ó ní kó gba àwọn àdúrà tó ń ba ẹ̀mí Ichabod jẹ́. To pray Ichabod e destroying prayer. Gba àwọn àdúrà tó ń ba ẹ̀mí Ichabod jẹ́. Before we now go into the mount mountain moving prayers of this morning. ká tó wá lọ sínú àwọn àdúrà tó ń ṣe àwọn òkè ńlá nídìí lówùrọ̀ yìí. let me read you the prophetic scripture for this morning service. ẹ jẹ́ ń ka ọ̀rọ̀ bíbélì àsọtẹ́lẹ̀ fún ìṣòwúrọ̀ ìfún wa. the lord said i should read it loud and clear to all those who are here. olùwàsí kà á yekeyeke sí etí àwọn ènìyàn tó ń bẹ níyì. and as many as can plug themselves into the spirit of that scripture. iye àwọn tó bá sì lè so ara wọn mọ́ ẹ̀mí ọ̀rọ̀ ọlọ́run yìí. and pray with that fire. wọ́n sì gbàdúrà pẹ̀lú iná. they will see what the lord will do. wọ́n rí ohun tí olúwa yóò ṣe. look at agai chapter two. ẹ wo ìwé wòlíì agai orí kejì. verse nine. ẹsẹ̀ ìkẹsàn-án. agai chapter two. agai orí kejì. verse nine. ẹsẹ̀ ìkẹsàn-án. Agai 2 9. Agai oríkejì ẹsẹ̀ ìkẹsàn-án. Are we there beloved? Ǹjẹ́ a ti síbẹ̀? Are we there? Ṣé a ti síbẹ̀? Agai 2 9. Can we read it loud and clear? Ẹ̀dá jùmọ̀ ká papọ̀. Can you now make it personal the glory of my, my later house? Can you say that? ilé ìkẹyìn mi. The glory of this later house. Ògo ilé ìkẹyìn yìí. Shall be greater. Yóò pọ̀ ju. As many people as want greater glory. Iye àwọn tó bá ń fẹ́ ògo púpọ̀. And they know that God has not finished with them yet. Kí wọ́n sì gbàgbọ́ wípé Ọlọ́run ò tíì parí tàbí ṣetán pẹ̀lú àwọn. Don't come to this morning service and just shake your head. No. Má wá sí ìsìn òwúrọ̀ ẹ kó máa fi rí lásán rárá má ṣe bẹ́ẹ̀. Speak. Sọ̀rọ̀. With your mouth. Pẹ̀lú ẹnu rẹ. Verbalize your prayer. Sọ àwọn àdúrà rẹ lọ́rọ̀. Rise up on your feet below. Yẹ ká nọ̀rọ̀. Rise up on your feet, beloved. Jẹ́ ká nàró ara. Before we start praying now. Ká tó bẹ̀rẹ̀ àdúrà ní báyìí. There is something I wish to say. Ohun kan wà tí mo fẹ́ láti sọ. Which particularly concerns the sisters. Tó kan àwọn arábìnrin gbọ̀ngbọ̀n. Be careful who touches your ear. Kíyèsára irúfẹ́ ẹni tó ń fọwọ́ kan irun rẹ. Be careful who touches your head kíyèsára irúfẹ́ ẹni tó ń fọwọ́ kan orí rẹ. in fact to be quite honest with you. kódà láti jó lóòótọ́ sí i. I recommend for brothers to go and buy their own clippers and be barbing their hair if they can. kí àwọn alákùnrin kí wọ́n lọ ra ohun tó fi ń gẹrun tí wọn ó dání tí wọn bá lè rà. things have become so dangerous now. àwọn nǹkan ti wá di ohun tó léwu lóde òní. I used to have a one one nylon bag in those days. Mo ní ọ̀rá kan nígbà kan rí. It was filled with materials submitted by occultic people. Ó kún fún àwọn ohun tí àwọn ẹlẹ́mìí èṣù dájọ síbẹ̀. A lot of women's hair, men's hair were put there. Ọ̀pọ̀lọpọ̀ irun àwọn ènìyàn lọ́kùnrin lóbìnrin ni wọ́n fi sínú ẹ̀. But there was an altar call somewhere where I ministered. Nítorí a pe ìpè kan níbì kan níbi tí mo ti jíṣẹ́ Olúwa. So if you have been responsible for spoiling other people's lives, what you took from them, bring it back here. Ìpè tó bá jẹ́ ìwọ ló bàtà yẹ ẹlòmíì jẹ́, ohun tó lò láti fi ba tiwọn jẹ́ máa mú wọn bọ̀ bí. fifty percent of what they bought was air air air. ìdajì nínú ohun tó mú wá irun irun orí ni. so i want to do my hair i want to do my hair. ẹ mo fẹ́ ṣe irun mi mo fẹ́ ṣe irun bẹ́ẹ̀ kọ́. Be very careful. Kí èsàrà. So you won't do your hair and do yourself too. Kò má lọ ṣe irun ẹ kó tún ṣe ra ẹ. Be very careful. Kí èsàrà. And any time you begin to have dreams that your ear is being taken out or removed. Ìgbàkúgbà tó bá sì ń lálàá wípé wọ́n gérun rẹ tàbí wọ́n fa kúrò. The enemy is after your glory or has already taken it. Ọ̀tá wọn ń lépa ògo rẹ tàbí kan ti rí i mú. Close your eyes now. Di ojú rẹ báyìí. Listen. ẹ̀tẹ̀ you are in this meeting this morning. and you have not yet surrendered your life to Jesus. so o ti I rẹ and you are not born again. so o ti dàbí bí. don't bother to pray this prayer. ábì títà àti gbàdúrà yìí. unless you want to surrender your life to Jesus now. you need to be saved. Only ní you need to become a child of God. so if you are in this service this morning. and you are not born again. tó and you want to get born again. so o ti fẹ́ just raise up your right hand that's okay. God bless you. láàbò kan. Now with your right hand raised high. Pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ lókè. Say what I'm going to say now, Father. Bí ohun tí wọ́n wí tẹ̀lé Say Father. Bàbá. In the name of Jesus. Lorúkọ Jésù. I come before you now. Mo tọ̀ wá báyìí. I surrender my life to you. Mo jọ ayé mi fún ọ. Lord Jesus. Jésù Olúwa. Take control of my life. Gbàkóso ayé mi. In Jesus name. Lorúkọ Jésù. Amen. Àmín. If you said that short prayer with me. Wá gbàdúrà kúkúrú yẹn pẹ̀lú mi. Immediately we close. Ilé tá a bá parí. Just quickly find your way to the front. Máa bọ̀ níwájú nìyí. Amen. Amen. Praise the Lord. Hallelujah. Let me ask you a question before we start. Are there people here? Ǹjẹ́ àwọn ènìyàn Who want the glory of their later days to be greater? want wọ́n fẹ́ go? ògo ìgbà ìkẹyìn wọn kó ju ti ìṣáájú lọ. Then pray the way you have never prayed before. rí. Don't negotiate with the enemy. So many aspects is covered. This is why sometimes they just remove a person from a position and nobody knows that they have even removed him. Whereas they remove another person from a position and the whole of the system will be disrupted unless you bring him back. That's your glory. Eh? The one that God puts inside you. Ìtọ́lọ́run Which you may not even be aware that you have. The purpose of today's prayer. Òun To bring it to the surface. The one that has been stolen. To collect it back. The one that has been buried. To come out. The one that somebody was angry with you transferred to you the, to some other person. You need to get it back need to get it back. One sister was saying to me. Arábìnrin That our father called all the children. And said any of you that wants to be greater than me shall die. ẹnikẹ́ni kuku And as if they have just one naira above what their father had in the bank, they died. ju bàbá Father has captured their glory. Bàbá wọn ó ti gbá ògo wọn mú. Say this with only anger and only madness. Fi ìbínú mímọ́ àti ìsinmi. Every evil power. Gbogbo agbára búburú. Program against my glory in the womb. Tí wọ́n ṣètò lòdì sí ògo mi nínú oyún. Well, we want to start from that place. Because that's where it starts. Torí bẹ̀ The Bible says John the Baptist was filled with the Holy Ghost. Even from his mother's womb. Kódà láti inú ìyá rẹ̀. The battle of Jacob and Esau started in the womb. Every evil power. Gbogbo agbára búburú. Program against my glory in the womb kí wọ́n ṣètò lòdì sí ògo mi nínú oyún. dáa. in the name of Jesus. lórúkọ Jésù. Oh, yes. Ah, ah, ah, ah. Recover that one. Recover it. Recover it. By the power of the Holy Ghost. Masateya Boko Shampera Bosanta. In Jesus' name we pray. Jésù Olúwa wa uh, making wonderful progress. A ní ìtẹ̀síwájú tó lárinrin. That sister by the downside close to the press area. Arábìnrin tó wà nísàlẹ̀ lọ́n tó súnmọ́ bí tí a ti ń tẹ̀ ìwé. That they say you have some lumps in your breast. Tí wọ́n sọ wípé àwọn kókó kan bẹnu ọmú rẹ. Check it now. Yẹ̀wò báyìí. Those lumps have already disappeared. Àwọn kókó ọ̀hún ti pòórá. Glory be to the name of the Lord. Ògo fún orúkọ Olúwa. Yes. And that person, well, we have been hearing noises in your ears. and it doesn't ń gbọ́ ariwo nínú And something that's moving about in your body, moving about. Don't call kàn rìn kiri tó rìn kiri Those are the things that have been stealing your glory. Àwọn tó ń jí ògo rẹ nìyẹn. They've all been evacuated. Gbogbo wọn ni wọ́n ti jáde. Every power. Gbogbo agbára. Program against my glory ni wọ́n ṣètò rẹ̀ lòdì sí ògo mi. during my naming ceremony. lájà ìsọmọlórúkọ mi. Can you say that loud and clear? Wí bẹ́ẹ̀ lóhùn rárá. Dẹ́ẹ̀! In the name of Jesus. Yes. Aha, aha, aha, aha, aha. Yes, yes, yes. Bosete yaboko shentera bokoraba. In Jesus' name we pray. Lórúkọ Jesus. la gbàdúrà. We now enter into another realm now. A ti wá wọ ìpele ní ìbáyìí. Yes. Then. Yes. Then. Yes. Then. As many people are in this meeting. Iye àwọn tó ń bẹ nínú ìpàdé And your ear have been taken away for manipulation. Tí wọ́n sì ti gba irun yín lọ fún àyídáyídá. Right there where you are. Níbi tẹ́ ẹ wá nì. The of God is coming upon your head. And that yoke is broken completely. I want to wait for that to happen. Because there are so many people. that's the fire, that's the fire. It's burning on the head, that's the fire. It's burning on the head, that's the fire, that's the fire. That's the fire. Yes. Ben. Yes. Ben. Yes. Ben. Something is coming out. Ó ń kan Of the head of somebody over there. Nínú orí That's right. Ben. Yes. Ben. Angels of the living God. Áńgẹ́lì Ọlọ́run àlàyé. Pull it out by fire. Wọ́n fà á jáde nípa iná. Pull it out. Pull it out. Wọ́n fà á jáde. Wọ́n fà á jáde. Pull it out. Pull it out. Pull it out. Pull it out. Pull it out. Pull it out. ṣeun Jésù. We now go into another realm of prayer. Our Lord is sí ìpele àdúrà mìíràn. Pray this loud and clear. God by àdúrà yìí rárá. Any personality. in Èèyàn kéèyàn. Delegated to sabotage my progress. See one, Tí wọ́n the láti bà ìtẹ̀síwájú mi jẹ́. Can you say that loud and clear? Ẹ wí bẹ́ẹ̀ lóhùn rárá. Be relocated. Ṣípò padà. Be removed. Ká ṣe Be reassigned. Ká ṣe Be transferred. Kúrò nípò yẹn. Be relocated. Ṣípò padà. Be removed. Kúrò nípò náà. Be reassigned. Gbàṣẹ mìíràn. Be transferred kúrò nípò náà. be relocated. kúrò nípò tó wà. be removed. ká gbé be reassigned. gba iṣẹ́ mìíràn. be transferred. Be relocated. be removed. sípò padà. be reassigned. gba iṣẹ́ mìíràn. be transferred. gba ìsípò padà. in the name of Jesus. lórúkọ Jésù. any personality delegated to sabotage my progress be relocated. be removed. Period sign. Be transferred. Aha, aha, aha, aha. Ah, ah.